àfáàwà Alẹ́kọ́ ìrìn ìyá dáúdà náà, a ń tàtẹ́jú وأنا عليكم المؤمنين رؤوف رحيم وإن الله رب العالمين الله لا إله إلا هو عليه العظيم بسم الله الرحمن الرحيم إلى في قريش إلى في يوم إلى الشتاء والصيف فليعبدوا رب العالمين الذي أمر بالجري وأمنوا بالمعروف أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تدوكنا قوي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم محمد رسول الله صلى الله عليه وسلم رحمة جمع مني أستغفر الله وسلم اللهم صل اللهم واجرا ولو أنت أعلم بنا منا واجرا ولو وقفات أواتي ولدوني gbogbo lọ́tọ̀rọ̀ bàbá aláṣẹ tó ọlọ́run tó láti ìlú bàbá bàbá ẹni ọ̀rọ̀ ẹni ọlá bàbá ẹni àpẹẹlẹ bàbá Mustapha gbogbo àníwò jàbàtà ọba àlọ́ jàbàtà àkọ́kọ́ tí ń gbé àmìwò aládé aláṣẹ ìlú nàìjíríà nínú jàbàtà ìjọba ọwọ́ gbọ́nà gbọ́nà kúgbọ́n ọ̀rọ̀ àkọ́rọ̀ ọ̀rọ̀ tó kú yí sílẹ̀ ọlọ́pàá yẹ̀yẹ̀ yìí lábẹ́ àníyàn náà ni kọlùkọ́mọdà ní ẹ̀sẹ̀ náà bàbá tẹ́wẹ̀tẹ́ àti bàbá ìmáàmù wọ́n fi tọ́ alẹ́ sí pé ọgbọ́ ìlọ́ mọ̀ yìí ti lọ́wọ́ wọ́n ní ha ha ẹ̀mẹ̀sàlà bá wúwẹ̀ kó tó di kí wọ́n dọ̀pá ní wọ́n ti ń jẹ́ ìwọ̀n náà mo tún wá bẹ̀rẹ̀ pé jẹ́ wọ́n ṣe dáadáa orí gbogbo ẹni ṣe lọ́wọ́ kọ́ ní ṣe dáadáa ohun ẹlòmí lẹ́sìn kò níwà wọ́n tún ní ha bàbá yìí fẹ́ràn fún púpọ̀ wọ́n ti fẹ́ràn ọmọ ènìyàn wọ́n ti fẹ́ràn àbúrà wọ́n fẹ́ràn àbúrà nílẹ̀ tẹ̀lé wíṣẹ́ ìṣẹ́ lẹ́yìn náà mo tún wá bí wọ́n pé tọ́ ǹjẹ́ àwọn làkọ́kọ́ ònìyàn àwọn làkọ́kọ́ olóyè tí ń jẹ́ ti ìjọba nàìjíríà fọwọ́ sí ní sáàpù àwọn ọba nàìjíríà àbáwọn ilẹ̀ ìfẹ́ sánú ìdílé bàbá ọlọ́mọ àtẹ̀yìn kò sí dáadáa bàbá ọlọ́mọ àtẹ̀yìn láàmú lábẹ́ àníyàn náà ni. àwọn mi látòrí bàbá ọwọ́ ti kárí gbogbo ẹ̀yìn alátẹ̀tẹ̀ wà jòkó rì bàbá adájú nínú ìkejì abíbọ́lá abíbọ́lá ìbá gbogbo àwọn olóyè alátẹ̀tẹ̀ wà mẹ́rin ẹ̀yìn náà tó jẹ́ àbá ẹ̀yìn náà tó jẹ́ lẹ́sìn bàbá adájú ìdákàlùkọ̀ọ́rẹ́ àfáà tó lẹ̀yìn náà ìlú náà tó lé ọlọ́pàá orí rẹ̀ òṣù kan wọ́n ti sọ ọba àti alátẹ̀tẹ̀ lórí rẹ̀ ولما ذهبي يجتيلك أمرنا مترفيها ففسقوا فيها aláwọ̀pá olórin kúrìdẹ àríkàwọn ẹ̀kọ́ máa ṣe ìfọ́ ọjọ́ orí rẹ̀ agbókò aláàbí ní bàbá ọlọ́pọ̀tọ̀ orí ìdàkọ́rà lábẹ́ àríyàn wọn lórí ìgbó náà ni àwágbé látọ̀rí bàbá ìfáàmù náà òbí lórí àfáwọn aṣẹ́ ìsára àti gbogbo àwọn tí ń jẹ́ ìlú ìtẹ́ǹsẹ̀lú ilẹ̀mìí ọwá fi lórí gbogbo àwọn tí e jẹ́ ìjẹ́ ọba olóyè lábẹ́ yín ẹ̀yin jẹ́ ìjẹ́ gbogbo àwọn ọ̀tún ọba òsì ọba àwọn olóyè lọ́kùnrin olóyè lóbìnrin àti wa wọ́n jẹ́ bàbá ọba gbogbo àbádọ̀ síyè àbá oníwà sí àbá gbogbo ọbí lórí àwọn olórí àwọn láti kí àtàwọn akọ̀wé àtàwọn oníjọba tí a mọ̀ ní local government tí wá àti àwọn náà àti ogun àwọn tó jẹ́ kọ́ńsílọ̀ àti ogun àwọn tó jẹ́ mínísítà gbogbo ọmọ ìlú ìjọba táwọn yìí tí wọ́n jẹ́ amúnúdùn tí wọ́n jẹ́ oníwèé àbí amakẹ́wọ̀n náà láàyè gbogbo ẹ̀yẹ ló sẹ̀ láti láti o gbogbo ẹ̀yẹ aládìní aládìní láti akí àfáwà láti Ìlọrin àfáwà ìdílé ọmọdélé ọmọdélé gbogbo ọmọdélé gbogbo ẹ̀yẹ márùn lọ́rùn láti gbogbo ẹ̀yẹ àfáà láti gbogbo ọlọ́ta fi kí ọlọ́mọdé àti sọ̀yìn ẹ̀sọ̀rin wọ́n sì di ọlọ́mọdé àkùnjẹ́ àti pẹ́ ẹ̀rí bó tó bá rọ̀ báyìí tí nǹkan bá ti rí báyìí ó fi hàn yí pé a ṣe pé a ṣe pọ̀ ní nítorí kí ni yí pé bí àwọn jíjẹ́ ọlọ́run ti jíṣẹ́ nù gbogbo èyí máa ń dùn lọ́kọ́ ọmọ rí bákan náà bá ti fẹ́ àdébùwà Muhammad sallallahu alaihi wasallam tó jọ lórí gbogbo abọ́ ti rí fọ́ọ̀nù ó ti rí fáwọn òṣìṣẹ́ tó ti kọjá nù ìgbóta wá tó yàtà ní ẹ̀dáadáa ẹ̀já sọ pé ọlọ́ ọlọ́ àlọ́ sọ fún wa pé àwọn ọkùnrin lẹ́yìn ìrìnà ṣẹ́yìn. lò wọ́n lọ sọ́bílà ẹ̀fà sọ́bílà ẹkùnrin tí a kò ṣòfò ẹkùnrin tí a kò ṣòfò. Ajábí sí ẹwà gbé sí lójòkó pẹ̀lú ọgbọ̀lọ́. Nígbà ọ̀dá ẹbá ẹbá fún pàlápàá. ló kọ rẹ̀ kí ló kọ rẹ̀ ẹgbẹ́ sókè dáadáa. Sáájú ọ̀sùn tààrà, sáárá kan lọ́wọ́ bí. Ọlọ́run náà bá sọ. Náà, èyí tí alẹ́kùn yìí wà ń bẹ̀rẹ̀. Náà ni ìtàṣókè ìlú mọ́fẹ́ká mú dání. Ó lè bá ìjẹ́ ìtàlọ́ fún ọ̀ṣẹ́ òun tẹ̀há tí wọ́n pè wá ọlọ́wọ́ lánà Muhammad ọjọ́ àtọ́kọ̀ ọdún láyé alùkọ̀ọ́ mọ́tẹ́ ni ẹ̀yin tẹ́ ń tó ẹ̀mọ̀ gbọ́ ẹ̀yin tẹ́ ń sábẹ̀ ẹ̀mọ̀ gbọ́ ẹ̀yin tẹ́ ń ṣe iṣẹ́ ọwọ́ bí orí mọ́sílì irun sọ bí àwọn oníbàtà tí ń bàtà bí orí ní kọ́pìnì tó dálé ìṣẹ́lẹ̀ ẹjẹ́ àti déédéé.

ọmọ ọmọ àbúrò ẹ̀ fi kò ní gbé fún un. ní ẹ̀bá pè ní òwú ọba pé sáré ló ń ṣe tẹ́ẹ̀mà tó tẹ̀rama tẹ̀rama ọba pé sẹ́ẹ̀kì ní jáwọ́ ń bẹ̀ yóò padà lẹ́sàn-án yóò padà lábọ̀ àwọn mẹ́ta ń sọ̀rẹ́ nínú bàní ìsọ̀rọ̀ lẹ́yà tẹ́bi Suleiman àrẹ ìsọ̀lá wọ́n ti ń sọ̀rẹ́ ọ̀hún bọ̀ látàrí àtẹ́bi dáhùn tẹ̀bàbà Suleiman ní gbogbo ẹ̀yìn tẹ́ ẹ̀sẹ̀ ọwọ́ ẹ̀sẹ̀ mímá ẹ̀dàpọ̀ ẹ̀sẹ̀ mímá ẹ̀sẹ̀ mímá ọ̀dà yẹn obìnrin tẹ́ ń bẹ ilé ọkọ ìyálé ìyàwó ẹ̀sẹ̀ mímá ẹ má dọ̀rọ̀ lúkọ́kọ yín lójú ẹ má da ẹ̀yọ́ ọmọ tẹ́ ẹ má dọ̀rọ̀ lúkọ́ga yín lójú ẹ̀sán bọ̀ ní ẹ bá ti ní ọgbà bàbá oníjàbàtà táwọn òyìnbó àwọn olúmẹ̀ máa jọba bẹ́ẹ̀ àwọn àlérí máa jọba bẹ́ẹ̀ tí ò sọba ń bẹ̀ máa kọ́ parẹ́ àwọn bàbá tọ̀hún ni òṣèdá lọ́pọ̀ orí nì bàbá yìí ọlọ́run níjọ parí lọ́wọ́ ẹ̀ ìlú yóò ní túkò ní bàjẹ́ ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ mẹ́ àwọn mẹ́ta ń sọ̀rẹ́ àwọn mẹ́ta ti ń sọ̀rẹ́ ọ̀kan lólówó láàrin wọn ọ̀kan lólówó láàrin wọn ọ̀kan lórí láàrin wọn. bí bàbá onídàbàtà ẹlẹ́kùn iṣẹ́ ìyàgbìnà jẹ́ kí ìmọ́lẹ̀ ọmọ rí bàbá tó pè wá àti àbá àwọn láti ẹ̀rí báyìí. bí bàbá onídàbàtà ti ń ṣe ohun wọ́n ra ọ̀la kalẹ̀ ni. olówó ọwọ́ á pe àwọn ọ̀rẹ́ rẹ̀ méjì ìgbẹ́ ẹ̀dá fún ẹ̀yin ọ̀rẹ́ mi méjèèjì àjọṣe kéékèèké ni ẹ̀sùn sẹ́yìn díẹ̀ ẹ̀sùn sẹ́yìn díẹ̀ ẹ̀yin ẹjọ́ rẹ̀ mi àjọṣe kéékèèké àjọ kàwé ni àjọ kọ́sẹ́ ni àjọ kéwú ni ìgbàdọ́nà oníbẹ́jì tí ọ wà lọ́wọ́ mi yìí ẹjẹ́ àjọ pé ẹlẹ́kùn ọkùnrin ó ṣe dáa bí ó ṣe dáa ẹ máa wá wo ẹjọ pawọ́pọ̀ ẹ má kó rẹ́ ẹ̀yin tẹ́ ẹjọ patẹ́pọ̀ ẹ má ṣèjàmbá ẹ̀yin tẹ́ ẹjọ pawọ́pọ̀ ẹ má ṣàbòsí ẹ má jí sórí tu wà má débi ìyàwó ọ̀rẹ́ rẹ má débi dúkìá ọ̀rẹ́ rẹ má tẹ̀ mọ́lẹ̀ ogun olówó tó ní ẹ pín ẹ kó bá àwọn ọmọ oníkan wọ́n bá ń bọ̀ rẹ̀ wọn lọ àwọn ayọ́dà kò burú owó tí wọ́n ẹjẹ́ àjọmọ́ lò ó wọn àjọmọ́ wa lọ sí oko ọjà láti lọ rajà bí a lọ Kánò lápèjúwe bí a lọ Kaduna bí a lọ Jọ́ọ̀sì bí a lọ Abidjan bí a lọ Kútọ́nù bí a lọ Paris bí a lọ London bí a lọ Germany bí a lọ China bí a lọ Dubai bí a lọ Saudi ọ̀wá dá lọ fún ara rẹ̀ àmọ́ wá ní ẹ̀yìn ẹ̀ka lọ kan lọ tí wọ́n sì ní kọ́mọ bẹ̀ òun lọ wọ́n ti lọ wọ́n ti lọ wọ́n ti lọ.